في الإسلام عمل خارج بيتها إلا عند الحاجة هذه قائدة عظيمة وإنها لتدلنا على كثير مما نريد أن نبينه في هذه الخطبة لذلك رأينا في كتاب ربنا سبحانه وتعالى أن المرأة تولت بعض العمل الخارجية وهذا جاء في سورة القصص من قول الله سبحانه وتعالى ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السليم ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس ووجد من دونه ممرتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يسجر رعاء وأبونا شيخ كبير فقال هو أبتوس والمسلمين an tọrọ alìpín kí láti gẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ẹn tọrọ fán láti bá ma jẹ́ kẹ fún gbogbo aláwọ̀ bá ní sàlìkún kí annabi wa bá ní sàlìkún láre àti àwọn ará lé annabi wa ti sọ hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jẹ́ alìkíyàmà ẹ̀yìn mai adrẹ́sì mo ń fi àgbọ́nà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí mo sí rẹ̀ nílẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anìtàkùnlọ́ ẹjẹ́ nínú àdàmí kàṣẹ rẹ̀ àti ní àtẹ̀yìn ìbẹ̀rù ọlọ́run tí ó sì wọ́n láǹfààní láyé àti gbangba alìkìyàmà lọ́mọ́sí àti lọ́rùn bẹ́ẹ̀ fún wa o wọ́lọ́dàní kàṣẹ rẹ̀ àwọn ń bẹ̀rẹ̀ lọ́dàní kàṣẹ rẹ̀ náà kó jẹ́ kíkọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́ dáa gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ jàmáà ní ìjẹjọ́ kútùbà ni pé nínú Islam tọ́lọ́n fi rán nẹ́bì sóbi ilé ṣiṣẹ́ sóbi mọ̀ ìṣẹ́ nínú asàlàyé ẹ̀ wípé ìpìlẹ̀ ọba dẹ́dọ̀ ọ̀yá obe sọ́tọ̀ sí ẹn tí ó ṣiṣẹ́ láyé bóbìnrin ṣe lè ṣiṣẹ́ lọ́kùnrin náà ṣe lè kíni o ló lè ṣiṣẹ́ kí wá ní ìpìlẹ̀ sí àwọn obìnrin asọ̀pẹ́ méjì níṣẹ́ amalun dakhiliyun wa والأعمال الخارجية بين بنته فاطمة وبين زوجها علي ابن أبي طالب anábì pín iṣẹ́ láàrin ọmọ rẹ̀ àti ọkọ ọmọ rẹ̀ iṣẹ́ ẹnu ilé ọfọmọ rẹ̀ iṣẹ́ ẹ̀ta ọfún ọkọ ọmọ rẹ̀ àwambọ̀. a ti kí ni kọ́ ìdànà laysa ala al-mar'a nínú ẹ̀sìn laysa ala al-mar'a amalun kharijiyyun nínú islamu kò sí iṣẹ́ ẹ̀ta kan lọ́rùn obìnrin tó wá jẹ́ dandan illa inda al-haja àfi kó jẹ́ pé nǹkan ti wọ́ in tí ó gbọ́

yóò sì báyìí inú wa àti gbàgbé pàwàlá ní abóde wọ́n wá bóde tẹ́ ìwá ń dùn mọ́ wa odi mélòó báyìí wọ́n kọ́lẹ̀ náà owó ọbẹ̀ nígbàtí ọkà omi ìgbìwà lọ́wọ́ ti ó ká kúrò ẹmú jẹ jáde bábọ̀ ọkọ̀ gẹ́gẹ́lẹ̀ ìyàwó ní nǹkan gẹ́ ó tù gé tírí ìpó mẹ́ obìnrin tó bẹ́ bóde lọ síṣẹ́ wọ́n sàn gbogbo àwọn obì tó bá lọ sí ẹ̀ta a ní bùkà hájà lọ́fà ìkẹ̀kẹ̀ lọ́fà kèéso nìpìlẹ̀ fún àwọn obìnrin àwa ní sàálẹ́rì lórí ìtafẹ́sọ̀ ó ní kílẹ̀ ríwá a ní ẹ̀dí sínú al obìnrin sí sẹ́ntà fine ṣùgbọ́n àtẹ̀ká mẹ́rin gbé mẹ́sẹ́lá ní ìgbèkúgbè kí pé kí tí ẹni problem nígbà sóbìnrin sẹ́nù islamu ni alábòsí ní máa sí báhùn alábòsí ní máa sí báhùn la fi ń sọ fún wa wípé níjọ́ tẹ́mi sí ìyàwó ti tèmi àti kìíní àti kejì àti kẹta àti kẹrin mojú ọyá àwọn ànàmì pé ìpàdé di súnà lásẹ̀ o olórí ire tó bá ti fẹ́yàwó ìpàdé di súnà ní ó sì kí ní jẹ́ pàdé di súnà ìyàwó ní ìjọmá yín tẹ́ bá bùkátà àkọwà bẹ́yìn wò táàyè bá tún wà èmi ni mo gbé wá bẹ́ẹ̀ bá ti rí inú yóò máa dùn bẹ́ẹ̀ bá ti rí inú yóò ní bàjẹ́ iní ń pè ní ìpàdé di súnà tó bá ti yàtọ̀ síyàn ìpàdé di bídíà ní àpì ẹwọ́mọ̀ ìdáadáa àwọn àgbàlagbà sọ̀rọ̀ lẹ́yìnbà wọ́n ní àlọ lámìlámì láàrí lójú ìyọ ọmọ náà torí ọlọ́ ẹnìké ìríkí ni o àbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ta ló bí sí pẹ̀lú lámìlámì èèyàn lè rábọ̀ rẹ̀ ọba lọ yọ wà padà ṣùgbọ́n sẹ́mì ọwà mọ́ dúró de lámìlámì pé lámìlámì lọ kí wá tó pé ọgbọ́ ní tí wọ́n pọmi lódò gba ẹ̀sìn lẹ́nu wa àti gbẹ́sìn yìí ìpàdé di kí làwọn ń ṣe ìpàdé súnà wọ́n ní ẹgbẹ́ ẹwà alẹ́ àti nínú ìfẹ́ ọmọ tó jọ mẹ́wàá mọ́rọ̀ ìbínú súnmọ́ ìpìlẹ̀ náà ni ẹ̀fẹ́ sọ lẹ́nu mọ́rọ̀ pẹ́gbàdé súnmọ́ ẹ̀yìn náà sí àbí láàfin ní hàn sọ fún wọn kápẹ́wò ẹ̀rí ẹ̀ tó sì lẹ́tọ̀ kẹ́ máa rí Sister Sherifa sí ẹ̀yìn náà ìpàdé di bídẹ̀ lẹ́yìn àtọkọ yìí sí ni ẹ máa o ìpàdé di súnà o lè dáwà sí tó bá ti ọ̀sẹ̀ lọba bọ́sí bági ó sì kò mí kì márùn bóòdì ó sì ń já lọba túnú kọ́pù ó gbé fún mẹ́mí rẹ̀ pé wọ́n mú ìyàdókà ó di ọmọ náà ni ó sì ẹ̀dí mọ́ta náà àátòpá ìlàlìjà náà in tí mo mú láyà yínú bí n bà rí tẹ́yàn fi ni à di bídíà gbogbo ẹ ń bá fẹ́ pàdé ọlọ́run dáadáa lórí pọ́fẹ́sì ìgbéyàwó di súnnà ni ó àwambọ̀ Allah subhanahu wa ta'ala ta fẹ́ jẹ́ kánú wípé kó bí ó bóòdè lọ sí sẹ́ntà bukata kan ni bùkátà wà lè jẹ́bànú jẹ́ ó sì lè jẹ́ dùnù obìnrin jẹ́ nẹ́ẹ̀sì ìlú wá ti ti fẹ̀yìntì ìlú tún bùkátà sí padà fọ́díkan gynecologist tó jẹ́ pete tẹ́ẹ̀ bá 100 wọn 20 kí n mọ́rù fìtì náà lórí pé bí olóyún yóò bí ma yóò rọ̀bí yóò ṣe nǹkankan kí lọ wà lọ tẹ́rọ lọ́bẹ̀ àìsíyàn ṣùgbọ́n tọrú ọ̀tà ọkùnrin tó sẹ́kù bẹ́nà ìjàjọ́ tí ọ̀tọ̀ àbọ́mẹ́ àbábọ́sínà pẹ̀lú ìran tí ẹ̀ ọmọ ìsẹ́rí ọfẹ́ pàmí ààrà alùfẹ́ọ̀rọ̀ náà fẹ́ pàmí wọ́n jọ ń jà Musa wárí tọ́kùnrin yìí se ọwà gbàmì lọ́wọ́ rẹ̀ àbí Musa sálábára rẹ̀ rẹ̀ àbí Musa bá fọwọ́ ti báyìí fọwọ́ kazawo Musa faqadu alẹ́ lọ́bá lọ ẹ̀lẹ́bẹ́ eh, lọ́bá dákù ibẹ̀ lọ́bá gbọ́bẹ̀ zaríkà ìmọ́ àbí Musa bá ní ọlọ́wọ́ bá ètè ìṣúlélé yìí ọlọ́run láti foríjì òdìjọ́ kejì ó tó fẹ́ pàmìmí nígbò mi ní odò ẹni tó gbà rẹ̀ lánà tó jẹ́ èèyàn rẹ̀ ní pé musa ò wábí ò wábí ìṣòro pàáyàn o ní àlọ́ lánàá sọ ọ̀rọ̀ jẹ́ ọkọ̀ lánàá ẹnìkan wá lọ chọ́ọ̀chì ó ní ogun ayé òun àwọn fámílì òun ni ogun ayé rẹ̀ tọ́lọ ń bá fẹ́ kẹ́yìn ọ̀dáàmù láyé ọlọ́run oníjẹ́yìn ọ̀dáàmù ìfúrọ́wà pọ̀ pásọ̀ gun ọkọ̀ wá sísọjí òjòdé okúnrù ọkọ̀ padà ó gbé acs kọmọ gbóná wọ́n tó wá máa juwọ́ sí mójò nípa gọ́mìtì bọ́ lọ ibi èṣù gbà wọlé sáwà mùsùlùmílá ibi ọmọ babaláwo àfáà ni kò jẹ́ òyìnbó dúdú kápẹ́ tí ń pará lù ẹn tí ó kẹwà tààfà pọ̀ ní pé ah, kí ni dàjú ẹ̀sìn bí ilé ó dá èèyàn ti nídé lọ bá àfà pọ̀ ń fẹ́ soso lẹ̀ níjọ ọlọ́pàdé ẹn tó wá bèèrè tí máa jálù àlàmbẹ́rì ẹlúṣùrò agbẹ̀gbẹ̀ eh, ẹ̀mọ̀ bàbá o èmà ma wọ́n ní ni pé ọdún kẹrìkú tí mo ti ń pè ọ̀dọ̀ wọn rí bàbá òdìdé kírun rí ìjọ wá pẹ alẹ́mẹ̀ta àbí ẹlẹ́rẹ̀ wọ́n ní mẹ́kà ti wọ́n sì ń jẹun ní lẹ́mìmá tó dọ̀tí wọ́n kírun lẹ́mìmá wọ́n jẹun ní lẹ́dì dọ̀tí wọ́n kírun lẹ́mìmá wọ́n súnmọ́ àwọn ìyàwó wọn lẹ́dì dọ̀tí ẹgbọ́n jẹ́kùn wájú wọn ẹkọ́ ìyàwó wọn náà lẹ́

fàásìbá fi mẹ́jì kọ́ ìfàyàtàrọ́kọ̀ ìrùwọ́mbà bí se ń sásìn ní sásán ọlọ́mbà fọ́nàmà kọjáde ìlú ọgbọ́ ọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́nu orílẹ̀ àrẹ́bí ọlọ́ni o bandọ̀ ìlọ ìlọ kèrì díẹ̀ bàtàjá kìsìbátà kò sí ẹ̀lẹ́ ọwà ń jẹ omu ìsù díẹ̀ lọ nígbàtí ń gbẹ̀mí ẹ̀sá ọkọ̀rí sọ́nà àmàdíyàn olùrànwọ̀bá ìnìgbà ìwúrò ibi tí ń bà socks wọ́n lè sàánú omi ayìnrìnàjò ní báyìí ìmọ̀bí tọ́rọ̀ bí ọjà sí ìsànlọ wọ́n lá máa wọ́rọ̀dọ̀ máa àmàdíyàn nígbà tó dé bí omi madiyan wọ́n kàlùkú wá ń bomi wọ́n pọ̀ mi wọ́n sì ń kí ni tí ó ń ṣe jùmbẹ́ wọn pàmì àrí kí ní ń fòmí ìṣe àmbọ̀. wọ́n wà yẹ́dà min dúnì mú bá àtẹ́yìn tẹ̀dùdáni ọwọ́ rí àmọ́bìnrin méjì ọlọ́mọ̀gẹ́ ni wọ́n tẹ̀dùdáni dáadà lédè Lárúbáwá kéèyàn máa wú ẹranko omi omi sí ìsọ́n tàbí kọ́ mẹ́ jẹ omi ẹran tí bá ń dáyàn láàmù téèyàn fi ọlọ́ọ̀bì kẹ́kẹ́ dà sí تكفان وتمنعان ماشيتهما وغنوما عن الماء خوفا من الانقراض بماشية الرعاء الرعاء لدو الأرباوة جمو نفراع أو طبو تيوان دائرة أني كيلو كيلو كيلو ما خطبكما النبي موسى بالأبا مجيجي ما خطبكما ما خبركما ما شأنكما كيلو ما مجيجي تين dáàmù báyìí wọ́n sàré obìnrin wọn

títí táwọn dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tàà bá ń wájú yìí tí wọ́n è darí ẹran wọn kúò nídi odò yìí kọ́ mẹ́jì pẹ́ran ọ dàpọ̀ mọ́ra wọn a sì lágbára jù báyìí lọ kí wọ́n pẹ̀ran wa má ẹran tí wọn but iṣẹ́ ìsí ọkùnrin wa ni orídú obè méjì ládúwẹ̀rẹ̀ ilẹ̀ ń dà wọ́n sì mú mi ẹ̀yìn tó ń sọ eré ilẹ̀ ìpé gbogbo tó bí i máa tẹ̀lé wọ́n wà tí ìjẹ kánàbí mú sọ bẹ̀rẹ̀ pé kí lọ wá fà fi dápẹ́ ilẹ̀ ìsìsẹ́ ah, ọlọ́run mọ́jì kí lọ wá kénú kéw tó ti gbàgbé pọ́lọ̀ àmá àtàyàn ló sí ó sí á sì máa dá nǹkan rú ọmọbìnrin wọ́n lè gbọ́jà lé lórí pé kiri lọ ṣùgbọ́n tá ń sọ ni pé nǹkankan ti àdánwò ni ah, ọlọ́run fà tó jẹ́ pé obìnrin sí rẹ̀ wá àbúnà shaykhun kabir bàbá wa agbára lé bí wa bàbá ti dàgbà àwọn náà sì lóbe tó ní kò sọkún pẹ̀lú rẹ̀ kò sì bá ṣe fẹ́ ṣe náà á sì jẹun lé wa bí a ní inú ọ̀sẹ̀ máa sọ fún wọn náà ìbá ọjà lórí Hmm? bàbá wà ti dàgbà kò sí Asaje, jẹun ó sì tọ́jú wa àwàlá máa dà àwọn ẹ̀rẹ̀ ìlà àbẹ̀ náà ni wípé àlọ́kùnrin jẹ̀máà àwambọ̀ kí náà mọ̀ bìnrin méjèèjì ń ṣe lọ yìí tá ń dà tí èsẹ̀ tá lọ fi táwọn táǹtà fúta àti rọ́n jẹ́mẹ̀ kí wọ́n máa ń ṣe ebé ń kiri ọjà nú ọ̀dà lọ jẹ kókó ọ̀dà lọ mú kí lọ sáájú obìnrin kú lẹ́ntí ṣiṣẹ́ ilé ọdẹ̀ tí ṣiṣẹ́ ẹ̀ta àdánwò ni o ṣùgbọ́n àfẹ́kúnnù máa jẹ́rìn lẹ́nu wa pé àà ẹ̀hẹ́ ẹ̀hẹ́ àtayébáyé lóbìnrin tí kiri ọjà àà ẹ̀sìn wa ló dí á mọ̀ wípé àdánwò ni máa fà nítorí pé obìnrin alápẹ̀lẹ́ ni wọ́n lọ́dọ̀ wa nítorí pé obìnrin ẹni ọ̀wọ̀ o ni wọ́n lọ́dọ̀ wa nítorí pé ní ìsìláàmù ìlà ti mọ̀ pé àti ah, obìnrin ṣàkọ́ ikú rijal àwọn ní ẹni kéjì àwọn ọkùnrin tẹ̀kù wọ́n ni a kírùn àná ń kírùn wọ́n ni a gbáwẹ̀ àná ń gbáwẹ̀ ìgbàta wọ́n skú fíìsì bá ọba tó fẹ́ wọ́n mẹ́ tí ma ń náyàn lówó jù obìnrin ẹ̀sìn wa ló jẹ́ àmàbẹ̀ àdúgbì Musa ànúwà ṣe bó se jẹ́ pé pò tẹ̀ ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ wà náà tẹ́ẹ̀ láti rúbìnrin tí ń kiri ọjà tẹ́yìn ọ̀bá láàánú rẹ̀ wà lọ́wọ́ wáyé èèyàn àwọn ìdàbò ti dà mọ́wùlẹ̀ tẹ́tọ́ sàrì sí ayé ẹni kankan ẹni ẹkùn òbí ẹlẹ́ẹ̀ẹ́ ẹ̀ẹ́ sáàsì pẹ̀ta bá ń ṣe àwọn àdúwà kan ẹ̀yin mùsùlùmí ẹ̀yìn sáàmì àìmẹ́yẹlẹ́ àmọ́mù tí èsẹ́ mọ́mù dógùn dógùn mọ́mù tó dúó fọ́lọ̀ ọba ní ọmọ tí ń kiri pí ọwọ̀ tàngáràjì tí si bá wá ní bá ṣe sayé àwọn àmọ́mù wa ládùgbò wa lọ́lọ́wọ́ sayé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́wà náà mọ́ta alẹ́ sí láàánú tágbára wá káká sí aláàánú níwọ̀n bọ́lọ̀ sí kí àwà náà ta ló gbójú wobẹ̀ àfi kẹ́ tún ma wá bẹ́ẹ̀ sí fọ́ tí àwọn obìnrin ẹ̀lá wọ́n obìnrin àtọkùnrin ọjọ́ síṣẹ́ kọ́dọ̀ obìnrin ọgbọ́rọ̀ síṣẹ́ jù ìyó ń tí a bá rọ́kùnrin tí ń dí ní ìsìn àwọn ìyọ́bà mẹ́ àà ọkùnrin pọ̀pọ́fù ah, àkà kí aláàdé ọkùnrin ìtàpẹ̀kẹ́rẹ́ ní ẹ̀kẹ́kẹ́kẹ́ iló fífà ẹsọ pé ìsinmi rẹ̀ kò ní wà láàrin ilé lópin o obè tó ríkẹ̀ tó wá lóòrán sábóòdì ṣùgbọ́n ìkẹ́ ọ̀nà o ń dà láàrin wa ẹn tó ní díẹ̀ ìyàwó rí ọmọ kò ní rárá ẹn tó ní pọ̀ ìyàwó tún bẹ̀rẹ̀ wáwọn ẹ̀pẹ́ ọgbọ́kọ̀ àpò ráìsì kan lé lóṣooṣù ni mara àpò ẹwà kan àpò gààrí 25 litres ìrúró 5,000 lọ́sọ́ọ̀sẹ̀ fówó kọ́kàtí yóò sì mara sọ méjì méjì fún ní jímájímá ní sì máa fún pocket money 20,000 wọ́n sì ń ṣe bẹ̀ 25,000 lójúmọ́ kọmọ yàwà lẹ́nu àárò bí ìtọ́kùn ó bóòdì ò ṣùgbọ́n sáà ti rọ́kùn ìtọ́kọ́ sí báhùn àṣírí wa mọ̀ ń gbò torí pé ká lè tún bá mọ̀ lọ́lọ́n fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n gbélé pẹ̀lú yàwó àtọmọ mẹ́ta ọ ń lọ kawó ní batúmù ibi tí tí ìbá ṣe bùkátà ló gbéyàn lọ́bẹ̀ kí lè yàn wá táìmù tí omi ilé yíkú ní fọ́ọ̀tì wọ́n ò rí nǹkankan flọ́ṣì pò ọ́sá ẹ̀síwà ah, láà ìkanáà lè yóò fìksì kan mẹ́rin kawó nígbé abu ẹmẹ̀ tí ń pẹ́ ní aṣò bàbá ìkí ah, ọkọ̀ mìkọ́nà bá ń sá inú ohun ègbó ń jẹ mú sì fún mọ́dí àṣàró gbóná láyé àná o ní mú o jẹ́mọ́ àti ìdàjọ́ obin tọ́lọ ń pẹ́ ó ní ẹn bí ìbá sàkùn lẹ́yìn àwọn ìbá sí tó nǹkan lẹ́yìn ọmọ tán sọ ibi Tinubu jókòó sí nǹkó wọ́pọ̀ jókòó ni ẹn nígbàtí ẹ̀ ti wá fún rẹ̀ náà lọ́yọ wà láì ajẹ́ pé owó ògbọ̀n in tí a ń yàn lé ń báyìí in tí wọ́n fẹ́ fi wárọ̀ tí wàhálà bá tó fẹ́ kún wàhálà èyí ó tó wá máa gbogbo ọ̀nà bí ọlọ́nso alóbí ń ṣiṣẹ́ iṣẹ́ ìta àdẹ̀wò ìpìlẹ̀ alóbí musa wá ní ah, ah ẹ̀ntí ìrìnsáànù ni yóò fọ́sọ̀kọ̀ lẹ́wùmáà lọ́bàmà méjèèjì bó ṣe di pé ẹtún wá máa wè mọ́ ọlọ́run ayé ti rí bẹ́ẹ̀ ti pẹ́ èyí mọ́ ń sọ pé kàn bàbá wọ́n mọ́ sọ wípé ayé wa ni ó bàjẹ́ báyìí ó lè máa jura lọ ó ti ń bàjẹ́ ti pẹ́ because àwọn òwe kan bẹ̀ tó yí pé ẹnu àwọn tí wọ́n bí ala ti bọ̀ ọ̀nà àtúnà gbẹ́nu bàbá wọn wọ́n ní asákòkó àti kòkó wọ́n jọ gbẹ́pọ̀ ni torí ìkíni torí olè tó náà ń sọ kòkó tí wọ́n wọ́n yẹ àsìkò yìí ló lè pọ̀ ó lè ti pọ̀jù lásìkò ìyà àsìkò akọlù lè dé olè ti wà tipẹ́tipẹ́ ọmọbẹ̀ lò èbò náà tí ó bà sí lọ́dún èbò ẹ̀ẹ̀ni bá tíìfù nínú dictionary wọn èbò náà ló lè ẹn tó bá mú nǹkan tó jí nǹkan mú ẹ̀kọ́ tíìfù bẹ̀ tíìfù ní jẹ́ tán náà bà ló ṣùgbọ́n àwọn rìáwì àwọn dandandarí o ń kàlùkú na ń ṣe ní ọjà owó sẹ́mìmọ̀ gbáyé ṣe ìdà ní ìsìnkú èmi mú kóbọ̀ ni tí wọ́n bá ti pọn mi tán èèyàn mẹ́wàá ní ma ń gbé òkúta tí ọmọ ẹgbẹ́ lójú omi wọn o àwọn wọ́n sì tún bọ́ wọ́n sì ráwọn tó búkàtà tí ẹ jóbe tí ẹ jọlẹ̀ kí ní ìyẹn ní wá máa mú wọn pẹ́ ẹ̀rùn mú mi o wà láàrin fún wọn tí wọ́n bá tó rẹ̀ tí ó sàánú wọn àwọn èèyàn sípọ̀ rọ́pù bí mẹ́wàá bismillah lọ́bá dìde ah, ẹgbọ́ sẹ́yìn báyìí bẹ́ẹ̀ làwọn ẹran náà rùn fún bismillah ó sì gbé òkúta ní ọba wù ó sì gbé sẹ́gbẹ̀ kan fásakọ̀ láhùmá ọkàn kì dẹ́lúwù bọ omi dóró ó sì gbábáyì ọ̀nà sí ẹrankẹ̀ ní ó mú mú mú omi ọ̀tàn ní ẹ̀ ọgbẹ̀nukó tí gbogbo ẹ̀rẹ́ fi mú ẹ̀ẹ̀kan tó bára bomi náà wọ́n tó <laughs> sí bẹ́ẹ̀tàn súnmọ̀ tán wọ́n láìlà ríl ọba rí igi kan igele ìlòjì ọba lọ sábẹ́ igi ní ọlọ́n kọtọ́rùn kankan kọtọ́rùn kankan wọn kò ìsọkún tí wọ́n fẹ́ ṣe kí lẹ́ fún mi qala rabbi inna liman zalta ilayya min khairin faqir ọlọ́wọ̀n bá èmi ní àbádọ̀ bí i tí bàbá wọ́n rí wọn ta'ajjaba min ruju'ihima sira'an ọmọ ìyá inú ni àbáwọn ẹ̀rọ mú mi ní wọ́n mú mi àà ọgbọ́n lẹ́dá tí bàbá sí mọ̀ wípé kò rọrùn ọkún àwọn tí ẹjọ ń gbé ìlú àti ẹsẹ́ mọ́ olóòlọ́mọ̀ fọkùnrin kan kẹwàá dádìwá ẹgbà ẹgbà ìjọ ọmọ bá wà síṣẹ́ kí n gbà ṣe ẹ̀mọ̀rí tẹ́lẹ̀ bọ́bá ti ẹ̀sà anú yí ṣe ẹ̀mọ̀ tẹ́lẹ̀ ni inna khayra man ista'jarta al-qawiyyul amin Qur'an tí a bá ti fi sí ẹ̀yìn tí wọ́n lọ wájú èyí ó sì máa já gbogbo tí ń dún kálukú wa láàmù lórí bísínẹ́sì wa ọlọ́run sì fàáyà ìparí ẹ̀ inna khayra man ista'jart tí wọ́n bá lọ orí òsìsẹ̀ gbà torí pé kalọ̀ ọmọ lọ in tí a ń pè ní bísínẹ́sì láyé nǹkankan ní máa fi dàgbà ó ní kẹ́n tí ó mójútó ọlá àánú ẹ̀ ẹ̀ tó fẹ́ mójútó bísínẹ́sì kéèsì rẹ̀ kúgbó nìkan àwọn èbó sẹ́ wọ́n ṣe sẹ́ńsọ̀ gbogbo kọ́mìtẹ̀ ti dálẹ̀ Nàìjíríà tọ́wọ́ ò rí o àfẹ́yọ kan ní Kano Julius Bagai ìran keje ní darí ẹ̀lọ kèése dẹ́dẹ́ ní kọkùsìkú kèése dẹ́dẹ́ kọjọ́ pẹ̀lú tọ́dá bísínẹ̀sì rẹ̀ ni ó máa kọ̀ntó rẹ̀ in tí bísínẹ̀sì rí ní pé ta ní ọ̀láàánú mi kódà kọjẹ́ ń tọ́ dálẹ̀ ní ọ̀láàánú rẹ̀ yóò parun kódà kọjẹ́ mi tó bá fẹ́ gba òṣìṣẹ́ ah, ẹn tó lóore tó lè al-amin gbogbo ọ̀ràn òṣìṣẹ́ táà máa gbà mẹ́rin ni wọ́n méjì wọnú ara wọn méjì kọ̀yìn síra wọn méjì àkọ́kọ́ tó wọnú ara wọn òun ni alkọ̀wíyù ẹni tàà bá fẹ́ gbà ṣẹ́ ọgbọ́dọ̀ lágbára àti lè ṣiṣẹ́ tàà fẹ́ gbé fún wọ́n èkó jú àánú sí yàn alqawiyyu yóò lágbára láti lè ṣiṣẹ́ wọn iṣẹ́ tàǹsí a ń rí nǹkan látòkè ní olójúwẹ̀n tó lè ṣe rẹ̀ iṣẹ́ tàǹsí à ń gbé nǹkan láti bẹ̀rẹ̀ ìdíkejì ní olójúwẹ̀n tó lè ṣe ẹ ń bá lágbára ṣẹ́ wọ́n al-aminu yóò sì jẹ́ ń tẹ́ pé tó rẹ sẹ́yẹn bá ń yọ kò ní máa yọ sẹ́nu rẹ̀ kò ní jọ ń jàmbá jama'a tí èyàn bá wá rẹ̀ lágbára asẹ́ tẹ́ bá sábà rí ẹ̀ tó lágbára asẹ́ wallahi ìjàmbá máa wà lọ́dọ̀ 90% wọn mo ní à olùsí ní alápapọ̀ àpò ní ẹ̀yìnlẹ̀ ń wò pọ́lọ̀ ń fi kẹ́mi à ìkà ní ṣe é fún mi ẹmọ́ lágbára ṣẹ́ tí ó lè ṣiṣẹ́ dáadáa ẹ̀rí wípé wọ́n è lámà náà ní ìwà trọ́sọ́dì ìwà lọ́lọ́un fi yan ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ wà láfẹ́ bá lágbára torí tẹ́ bá lẹ́fẹ́ sàánú ẹ̀ níbi tẹ́ ti rí ẹmú wá sábí òjì yóò sì pàyínlẹ̀kùn tẹ́ẹ̀mọ̀ òkúwọ̀ lọ́n sẹ́rìn tó kú báyìí ní sánmà ó dé ní èyàn alágbára kọ̀ọ̀kan èyàn àti mẹ́rẹ́ tọ́lámà náà kò ní jíwọ yí ṣùgbọ́n àti pa owó ń kọ́ ọ̀sàgbára fún tó bá dákọ́ sọ́mà méjì lóhùn yọ́ lọ sùn 30 minutes ni ṣe wá lè fi 1000 sí because afẹ́ gbọjà gan ni ọgbọ́ ò lè jẹ́ àtà ní ihun ṣùgbọ́n ẹ̀ẹ̀ tí wá náà àtòṣogbó ní ẹ̀ẹ̀ bọ́yẹ́ ẹjẹ́ ìṣàlùwàlà náà bá tún lọ kírun nọ́mbà wọn ọ̀lọ́ àà tí ẹ̀ṣẹ́ ìdíkẹ̀lẹ̀ ń tarú ẹ̀ ṣùgbọ́n kò sí pa owó ẹ̀ wọlé àwọn kanù fa iná àbí à bẹ́ẹ̀ bá ní ní kejì èntẹ́ ní náà ni ọbẹ̀ ìntẹ́ ní jẹ́ ìkẹta ọ̀nà tí ó kọ́yìn síra wọn àti kẹrì ẹni ọlẹ́ni gbéwìrì tó ni lè nísìnjá fóònù olè ẹni kẹrin lè mi àti ìwájọ nídìí ọlágbàrà bóòrí kò ní jàmbá wọ́n wá kiri tó bá jẹ́ kó kéré ajẹ́ pé bá ṣe jọ máa bára náà làmbá lọ tó bá pọ̀ àwùjọ wọ́ yàtọ̀ àyẹ̀wò dráìvà kọfẹ́ ma wà láti ẹ̀fì rọ́kọ̀ ọkọ̀ 25 million ní ẹgbẹ̀lẹ̀ lọ wọ́n ṣe interview tí ẹ dúó lóòrùn kí wọ́n tó jẹ́pọ̀ ní amú ni o tàbí bá wá sílẹ̀ akẹ́pẹ̀lẹ́kọ̀ 75 million yọ ma wà pọ̀lọ́ ó ti kọjá jẹba ohun mọ́kún àwájú lọ́ọ̀kan lórí burúkú tọ́ lọ́kọ̀ tí ń wà kó lé lọ́nìsí bóòlù àti àwọ́ ènìyàn sí lórí bẹ́ẹ̀dì lẹ́sì kí lọ́kọ̀ ṣe wà alákàkọ́ kọ́kọ́ sí ẹwájú tẹ́ẹ̀tọ́ ọjọ́ tẹ́ẹ̀rọ ọkọ̀ tó gbélé wọ́lọ́ tó ti bẹ́ síṣẹ́ sí sí olúwa rẹ̀ ń bẹ lóòrùn àwọn ọ̀gá ọ̀dá òsàkiri lówó ọkọ̀ àtàlónì ọ̀gá àtàlónì ọmọ ṣẹ́ ni ó ọmọ mọ̀ pé ọ̀gá ilé mi mọ̀ ọ̀gá ẹ̀ngẹ́sẹ̀ lórí ọwá di pé ọ̀gá ní ń bẹ ọmọ ṣẹ́ jẹ máa ìjọba tẹ́ lọ báyìí ọ̀nà ẹ̀jì

tó fọ́jú nǹkan pọ̀ bẹ́ẹ̀ báyìí ti rọ ma ṣe tó náà ní kúrò lọ́dọ̀ ọ̀gá àwọn kìí ṣe torí ọlọ́run àà ó sì yọnu kọ ọmọ wà lábẹ́ ẹnìkan ọlọ́run ọ̀sáyé bẹ́ẹ̀ al'amin ẹni tó lágbára bàbá rẹ̀ wọ́n ni wọ́n máa odidi òkútàun وقد حمل الصخرة التي لا يطيقها إلا عشرة الرجال لا تيجك حملها àwọn gẹ́gẹ́gẹ́ lára mẹ́wàá ní màmá gbé o nìkan ló mẹ́gbé àbára wọn rí orí sọ ẹlẹ́ẹ̀kejì tó wíńkọ́ alẹ́àmín o ní ẹ̀sìn falamma àtẹ́ìtù bí takọ̀dáútù àmáàmà nígbà mọ́fẹ́ ma bàbá rẹ̀ níkọlọ ó ní bí mo ṣe dọ́dọ̀ rẹ̀ tó fẹ́ máa bọ̀rọ̀ o lè mẹ́bọ́ wájú mẹ́pẹ́pẹ́ kọmọlé wa ọwá ni ń hmm, látẹ̀mṣì imṣì wàrọ̀ ì dúó jẹ́mì ọ̀bọ̀ wájú ìwọ máa bọ̀ lẹ́yìn mi fẹ́yìn dàjítànẹ́bùtù tọ̀ríkọ̀ fẹ́ẹ̀dì fi líbi àsọ́ọ̀tí hátà àlàmà kẹfà bọ́sẹ̀yìn jẹ́mì ọmọ lọ́wájú ó lọ́sọ fún báwọn tí n bá ti wá sí mẹ́bí tó ẹ̀kí ìyà sí kan mú òkú kankọ́ sọ́sọ́ mẹ́bí tó ẹ̀kí ń lọ pa máa tọ́bẹ̀ kọ máa wò mẹ́ kọ máa wò bà dí ìdílẹ́yìn bàbá mi tó jẹ mọ̀ wípé ẹni ìfọkàntani hmm. àmbọ̀ ẹni ànábì Ṣuaibu ni wọ́n pè ṣùgbọ́n nǹkan lẹ́yìn tó fẹsẹ̀ mọ́lẹ́jù apákan ni mu'minun min qawmi nàbí ilẹ̀ Shu'aib ẹni kánú àwọn èèyàn nàbí Shu'aib tó gbà nàbí Shu'aib gbọ́ ni ṣùgbọ́n tàbá fẹ́ sọ dáadáa kìí sí nàbí Shu'aib torí Kùránì sọ wípé Shu'aib ń sọ fáwọn èèyàn rẹ̀ nígbà tí wọ́n gbọ́ bí ẹ̀ẹ̀sì sọ́ra yín sí ẹ̀ẹ̀sì mọ́ nàkànàkàn tọ́lọ́n ti fi sí ẹ̀mọ̀ pé gbà nàbí lúútù ìpapúpa lọ́lọ́wọ́ ọba pàwọn rẹ̀ kò sì tí ìpẹ̀ ní ìsìn lẹ́yìn wọn ló gbẹ̀yìn náà dìde bẹ́ẹ̀ sì ni ṣùáìbù kọ́ máa sọ wípé táìmù ti lúútù tọ́lọ ń pàwọn èèyàn rẹ̀ rẹ̀ kèèpẹ̀ sásìkò yìí o àsìkò yẹn jìnà pọ̀ sásìkò ànàbí Mùsá kílẹ̀ rí khalili Ibrahim tó nígbàtọ̀lọ́ ń pa àwọn èèyàn ànàbí lúútù rẹ̀ àsìkò ànàbí Ibrahim náà àsìkò nàbí mọ̀lú sásìkò nàbí ìsá àwọn àfá àkàákà wọn kà ń tó lé ní arbamiyat sana ó lé 400 years tí mẹ́lá how many years wà ní àbí ṣe ìbúlò alákúnlé ẹni ọlọ́n lẹ́ni ẹni rí ni bí i nílá ìtàhálà àti ti lé ìṣẹ́jú márùn àti àádùn bí ní jùmọ́ insha Allah rahman tọwàdíjọ́ mẹ́jọ àfáfẹ́ tọwọ́bọ̀ káfí ẹmà ewóléwó bẹ́ẹ̀ sì là ń pariwo dọ̀wábítù wà òṣùlù àkọwáìt àwọn òǹdè tó bí obìnrin nígbàtọ̀ bá dẹni pé ah ó dá sí bẹ́ẹ̀ lọ rẹ̀ rí olè sí sẹ́ntà ó tún láwọn òǹdè tó sì kíni tó dè bí i nìlá ìtàlá sánà àríjì alàmà tàbákọ̀ min hadi masáìlì inṣà Allah ta'ala fil khutbatil qadima ọba ní gbangba ní kìyàmá mẹ́jì asẹ́sì ó nínú àwọn tésù ọ̀yà lò kí tí wọ́n wà ta lẹ́yìn rẹ̀ ọlọ́ mẹ́jà wà mẹ́wò gbogbo balẹ̀ sùn kọlù mẹ́jà rí sí fún kọlù èso gbogbo tagbórí mẹ́sàrásí nínú fọ̀kànbalẹ̀ ọlọ́njẹ́ ọmọ lẹ́kọ́ ìntagbórí mẹ́sàrásí nínú payà mọ́sàbáni sọ́dí fọ̀kànbalẹ̀ mọ́dáwànú mọ́dásẹ̀wànú mọ́kọ̀wà mọ́kọ̀sẹ̀wà bí hakila haula wala quwwata illa billahi alhamdulillah alhamdulillahi rabbil alamin وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وسابه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا فإن الله سبحانه وتعالى أباح للنساء العمل كما أباحه للرجال وقال سبحانه وتسامى ومن يعمل من الصالحات من ذكر أو أنثى الآية أمة الإسلام ففي العمل شرف وعز للمرأة كذا للرجل كذلك للمرأة وقد أقرت الرسول الله صلى الله عليه وسلم بعض النسوة على العمل كما أخبرناكم الرفيدة رفيدة المرأة الأولى التي بنت مستشفى في هذا التيم الحنيف وقد أذن الأمر صلى الله عليه وسلم بضرب خيمة في المسجد تداوي فيها مرضى المسلمين أمة الإسلام ولكن عندنا قاعدة عظيمة ألا وهي ليس على المرأة عمل خارج بيتها إلا عند الحاجة ليس على المرأة عمل خارج بيتها إلا عند الحاجة وقد قص الله سبحانه وتعالى علينا قصة رجل مؤمن صالح من آل مدين في عهد نبي الله موسى لما وكذا موسى صاحبه الذي قاتله دفاعا عن رجل من بني إسرائيل على قول الله تعالى ولما ورد على قول الله تعالى فاستغاثه الذي من شيئة على الذي من عدوه فوكزه موسى فقضوا عليه الآية فلما فارق هذا الرجل الحياء أراد موسى أن يستسقي بالعف في يوم الثاني ولكن هذا الرجل بدأ يشكو نبي الله موسى بقوله يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس وبهذا انتشر الخبر في المدينة بأن موسى هو قاتل فلان فلما نمى هذا الخبر إلى فرعون جمع ملأه وشاورهم في هذا الأمر وتحتم القضاء على قف نبي الله موسى فجاءه رجل بالتوفيق من الرحمن جاء من أقصى المدينة يخبر نبي الله موسى بما جرى في بيت فرعون بأن الملأ يأتمرون به ليقتلوه فنصحه وأشار إليه أن نخرج من هذه المدينة لعل الله سبحانه وتعالى يفرج عنك وبهذا توجه نبي الله موسى إلى مدين فقال ربي اهدني سواء السبيل فإنه لا يهدي إليه إلا أنت يا ربي وبهذا قال سبحانه وتسامى فاخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيها من الذكر الحكيم تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى عباد الله اوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمتنا توجه نبي الله موسى إلى مدين ثم وجد جماعة من الناس يسكون وجد من دون مرتين تذودان تكفان وتمنعان ماشيتهما أو ورود الماء خوفا من الاختلاط وخوفا من غصب الرعاء فقال لهما ما شأنكما وما خبركما قال ما خطبكما قال لا نسقي حتى يسر الرعاء لا نسقي حتى يسر الرعاء ماشيته من هذا الماء وبهذا نستقي فلما فرض الرعاء من رعاية من رعاية مواشيهم ردوا الصخرة إلى مكانه وهي صخرة عظيمة لا يقيق حملها إلا عشرة رجال فاقترب منهما نبي الله موسى وحمل وحده الصخرة تعجبتا من هذا الأمر وسقى لهما ثم تولى إلى ظل فقال ربي إني لما أنزلت إلي من خير فقيل إلى أن جاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فتكلمت بكلام الحرائر إن أبي يدعوك فهذا الطلب جع ما, جع ما جعلته طلبا مطلقا وإنما جعلته طلبا مقيدا بقولها إن أبي يدعوك لو قالت إن أبي يدعوك لكان هذا الطلب مطلقا لكن قالت إن أبي يدعوك لماذا يدعوك يدعوك ليجزيك أجر ما سقيت لنا وهذا التعبير القرآن ومن عجاز القرآن وسنعرج على بقية هذه المسائل إن شاء الله تعالى في الخطوة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم انصرنا ولا تنصر علينا اللهم ردنا إليك ردا جميلا يا ربنا تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه يا أكرم الأكرمين ويا أرحم الراحمين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدا فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم السارك المسدود القائل في مقولة شيء ثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا